Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Mo wí náà kan sí pé ògo ni fún Olódùmarè. Once my say glory be to the Almighty. Servants, be righteous, be righteous. Servants, mọ́. Bí ìgbà bá sí ọmọ, ẹgbẹ́ wá sí orí àpáta. Èyí ni ní Jésù Kristo fúnra rẹ̀. Àwọn ọ̀tí ìdílé dúró Christ himself. Ẹni tí ń jẹ́ òkúta. Wọ́n lè sọ di fún. Èdè náà jáde lẹ́nu rẹ̀ pé. Àní also say this. Èmi ní ọ̀nà. I am the way.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 Bí onígbàgbọ́. As Christians. Ẹ jẹ́ kí a bá ara wa sọ òtítọ́. Let us talk true to ourselves. Bí ọmọ ìyá sí ọmọ ìyá. As brothers. Bí ìránṣẹ́ sí ìránṣẹ́. As servants. Bí ẹ̀gbọ́n sí àbúrò. As brothers. Bí àbúrò sí ẹ̀gbọ́n. And as junior to the senior. Bí bàbá sí ọmọ. As father to the son. Ẹja wá sí orí àpáta. Let us come to the rock èyí ni ni jésù kristi fúnra rẹ̀. and the work is the lord jesus christ himself. ẹni tí ń jẹ́ òtítọ́. the one that told the truth. èdè náà jáde lẹ́nu rẹ̀ pé. and he also said this. èmi ni ọ̀nà. I am the way. òtítọ́ àti ìyè. the truth and the life. èmi ni ọ̀nà. I am the way. jésù ni ó wí bẹ́ẹ̀. Jesus said this. òtítọ́ àti ìyè. truth and life. mo ní àwọn ohun díẹ̀ láti bá yín sọ. I have some few things to tell you. Àwọn tí mo fẹ́ bá yín sọ yìí yóò gba ọ̀sẹ̀ díẹ̀. And the things that I'm going to tell you will take some weeks. A ó ṣe àlàyé tí ó gbòòrò fún ara wa lórúkọ Jésù. And we are going to have full explanation for ourselves in the name of the Lord Jesus. Mo rọ gbogbo ẹ̀yin olùgbọ́ ìwàásù mi. I beseech all you that you are going to listen to me pé ní àkókò kan náà tí ẹ ń gbọ́ mi yìí. by the same time that you are listening to this program. ní agbára ọlọ́run. by the power of God. ní ọjọ́ mẹ́jọ lónìí. next week by the power of God. ẹ wà níbi tí ẹ ti ń gbọ́ ohun tí mo ń sọ make sure that you keep, it, keep it there with me to listen to this message again. ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lónìí. and next two weeks ẹ ṣe bẹ́ẹ̀. make sure you lis ten again. ní ọjọ́ méjìlélógún lónìí. and in twenty one days time. Ẹ ṣe bẹ́ẹ̀. Make sure you do the same thing. Ẹ jẹ́ ká fi kùlùkù. Let us deliberate together. Ẹ jẹ́ ká gbara wa níyànjú. And let us exalt ourselves. Ẹ jẹ́ àjọ sọ Bíbélì lọ. Let us go to the Bible together. Nígbà náà ni a ó mọ ibi tí a dé. That is the time that we know exactly we are going to. Ó ṣeé ṣe kí a mọ ibi tí a ti ń bọ̀. It is quite possible for us to know where we are coming from. Kí a sì mọ̀ díẹ̀ nípa ibi tí a ń lọ. And then we will know little about where we are going to. Ẹni tí ẹ̀mí Ọlọ́run gbé síwájú mi báyìí. And the one that the Holy Spirit has put in front of me now. Tí mo bẹ́ ṣe àlàyé díẹ̀ nípa ìgbésí ayé rẹ̀. And I want to have a full explanation concerning his life. Ó ní ọkùnrin kan tí a ń pè ní Joseph Alala. Is the man that called Joseph the dreamer. Joseph Alala. Joseph the dreamer. Um, ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Ísírẹ́lì méjìlá. He was one of the twelve Israelites ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ tí Jacob bí. And he was one of the sons of Jacob. Nínú èyí tí mo lè fi wí ayé mi. And after this stage is where I can liken my own life. Joseph Alala. Joseph the dreamer. Ìdílé kínní tí a fẹ́ gbé nípa Joseph. The first stage of his life that we want to examine. Ó ní pé Ipò ni nínú àwọn ọmọ bàbá rẹ̀. That he was eleven sons out of the sons that the father had got. Ṣùgbọ́n àwọn ọmọ bàbá rẹ̀ kórìíra rẹ̀. But his brothers hate him. Àwọn ọmọ bàbá rẹ̀ kórìíra rẹ̀. His brothers hated him. A fẹ́ mọ kí ni ìdí tí wọ́n fi kórìíra rẹ̀. I want to know the reason why they hated him that way àwọn ìdí tí wọ́n fi kórìíra rẹ̀ pọ̀ díẹ̀. there are some reasons there are so many reasons why they entered in. ṣùgbọ́n mo fẹ́ fẹnu kọ ọ̀kan nínú rẹ̀ báyìí. but I just want to touch on one point today. wọ́n kórìíra rẹ̀. they entered in. nítorí bàbá rẹ̀ fẹ́ràn rẹ̀. because his father loved him. wọ́n kórìíra rẹ̀. they entered in. nítorí bàbá rẹ̀ fẹ́ràn rẹ̀. because his own father loved him. nígbà tí àwọn ìkórìíra. Concerning hatred. Ọ̀kan nínú àwọn ìdí tí wọ́n fi kórìíra rẹ̀. One of the reasons why they hated him. Orí pé ó lá Was because he had a dream. Àlá yìí kì í ṣe ohun tí àwọn ẹ̀gbọ́n rẹ̀ retí. And his, this dream was not something that the brothers were expecting. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run ń fẹ́ ni. But this is exactly what God wanted for him. Ètò Ọlọ́run ni. And it was the plan of God himself. Ohun tí Ọlọ́run fẹ́ kó ṣe láyé rẹ̀. And it's exactly what God wanted to be fulfilled in his life. Ṣùgbọ́n àwọn ẹ̀gbọ́n rẹ̀ ò fẹ́. But his brother did not want this one to be fulfilled in his life. Nípa bẹ́ẹ̀ nítorí ó lálàá. And because of this because he had this dream. Nítorí ó sọ àlá náà. Because he was able to relate this dream. Wọ́n kórìíra rẹ̀ sí. Then they hated him even more. Kì bẹ́ẹ̀ nìkan. Not because of this alone. Nítorí Joseph wá ń sọ ìhìn búburú wọn fún bàbá rẹ̀. And because Joseph was telling their father of the evil things that they did. Ìṣekúṣe wọn. Because of their atrocities. Ìjẹkújẹ wọn. And because of their gluttony. Rédèrèdè wọn. Because of the baseless character that they have got. Ẹ̀mí olè inú wọn. And because of the spirit of theft in them eléyìí ò dùn mọ́ Joseph nínú. and Joseph was not happy because of this. ó tó pé kò dára ṣùgbọ́n ẹnu rẹ̀ ò tókè. he told them but because he was so young he could not be very he could not influence the situation. ohun tí ló dẹ̀ ń sọ fún bàbá rẹ̀. and he continued to tell his father the things that he was observing. àwọn nǹkan wọ̀nyí ló papọ̀ tí a fi kórìíra rẹ̀. and these were the things that really resulted to the effort that the brother had for him. ṣùgbọ́n èyí tí mo ní fún ọ gan lónìí. was the message that I got for you today. ó ní wípé wọ́n kórìíra Joseph. is that truly the brother they hated Joseph. nítorí bàbá rẹ̀ fẹ́ràn rẹ̀. because his father loved him. ẹ jẹ́ lọ sínú ìwé kìíní ti Mósè. let's go to the book of Genesis. Orí ìkẹtàdínlógójì. Jésù chapter thirty seven. Ẹsẹ̀ ìkẹrin. Verse four. Nígbà tí àwọn arákùnrin rẹ̀ rí pé bàbá wọn fẹ́ ju gbogbo àwọn arákùnrin rẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. Wọ́n kórìíra rẹ̀. Wọ́n kò sì lè sọ̀rọ̀ sí i àlàáfíà. And when his brethren saw that their father loved him more than all his brethren, they hated him and could not speak peacefully unto him. Bí o bá ń bá ìgbàgbọ́ lọ nínú ayé rẹ. When you go up with Christianity in your life. Tí o bá tí ìbádébi tí wọ́n ti kórìíra rẹ. And you have not gone in the Christianity to a point where you shall be hated by people. Ó túmọ̀ sí wípé o ti ṣègbàgbọ́ dójú àmì. It means that you have not practiced Christianity the way you ought to do it. Bí o bá wà lẹ́nu iṣẹ́ kan. If you are having a work to do. Tí o bá ń tẹ́ gbogbo ènìyàn lọ́rùn. And you are satisfying all the people around you. O ò tí ì bá iṣẹ́ rẹ débi tí wọ́n ti kórìíra rẹ. And you have not got to the point where people shall hate you. O ò tí ì a ò tí mọ ohun tó ń ṣe ná. It means that you cannot be reckoned with them. Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé. What will happen is. Wọ́n ní láti kórìíra rẹ. People just have to hate you. Àkọọ́lẹ̀ fún ojúlówó onígbàgbọ́ ní. And this is the record for a genuine Christian. Àkọọ́lẹ̀ fún olóòótọ́ ní. And this is the record for a truthful person. Àkọọ́lẹ̀ fún ẹni tọ́lọ́run fẹ́ràn jùlọ ní. And this is the record for someone that is most loved by God. Tí Ọlọ́run fẹ́ràn jù. That God loved most. A ní láti kórìíra rẹ̀. Some person just has to be hated. Nígbà tí Ọlọ́run bá ń gbé ènìyàn. And when God is supporting somebody. Ayé àjẹ́ lélẹ́yìí. And then the world shall turn round and say that this one is a witch. Ọlọ́run ló ń gbé. And if God is supporting such a person. Ṣùgbọ́n ayé ayé sí nǹkan But the world shall turn it to something else. Wọ́n ní ọ̀rọ̀ eléyìí nídìí. And then we say that the success of this one has a reason. Ó lọ́nà míì tí ń gbà. It means that he has a short shortcut to his success. Ẹ má jẹ́ afárá wa wé. We do not we do not emulate him at all. A ò tilẹ̀ mọ ìdí ìdí ìgbéga rẹ̀. He said you do not know the reason for his promotion. O ò lè mọ̀. You cannot know the secret. Ọlọ́run rẹ̀ ló fẹ́ràn rẹ̀. It is God that love him ìbádára kí gbogbo onígbàgbọ́ ṣiṣẹ́ débi tí ọlọ́run yóò ti fẹ́ràn wọn. it would be very good if only christians could only go to the point where God alone shall love them. kí ọlọ́run lè fẹ́ràn rẹ. so that God can love you. débi tí ayé yóò ti kórìíra rẹ. to the point that the world shall hate you. Bí ayé bá fẹ́ ọ. If the world shall love you. Ọlọ́run yóò kórìíra rẹ. It means that God will automatically hate you. Nítorí tayé ló fẹ́ ṣe. Because you will want to satisfy the world. O ò ní fẹ́ wu Ọlọ́run. And you will not want to please God. Ṣùgbọ́n bí Ọlọ́run bá fẹ́ràn rẹ. if God shall love you. Ayé yóò kórìíra rẹ. Then surely the world shall hate you. Èyí dájú. This one is very sure. Mo ní èyí dájú. I said this one is very sure. Ẹ jẹ́ lọ sínú. Ìrẹ John. Let's go to Saint John. Orí ìkẹtàdínlógún. Saint John chapter seventeen. Ẹ jẹ́ àgbà òsì Jésù wí láti ẹsẹ̀ ìkẹrìnlá. Verse fourteen. Èmi èmi ti fi ọ̀rọ̀ rẹ fún wọn. Èmi fi ọ̀rọ̀ rẹ fún wọn. Ayé sì ti kórìíra wọn. Ayé ti kórìíra wọn. Ìfẹ́ tí wọn kì í ṣe ti ayé. Wọ́n kì í ṣe ti ayé. Gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Tẹ̀síwájú. Èmi kò gbàdúrà pé kí wọ́n kí ó mú wọn kúrò ní ayé. Wọ́n kí wọ́n kí ó pa wọn kúrò nínú ibi. Wọ́n kì í ṣe ti ayé. Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Sẹ́wọ́n ti mímọ́ nínú òtítọ́. Ó ti Because they are not of the world. Oh, yes. Even as I'm not of the world. Yes. I pray not that thou should take them out of the world, uh-huh. but that thou should keep them from the devil. They are not of the world, even as I am not of the world. Èmi fi èmi ti fi ọ̀rọ̀ rẹ I have given them your word. Then Jésù wí. So said Jesus. Ǹjẹ́ Jésù ti fi ọ̀rọ̀ rẹ̀ fún ọ? As Jesus giving his word to you. Ìwọ tí o ń gbọ́ mi lónìí. The fear listening to me today. Nígbà tí Jésù fi ọ̀rọ̀ rẹ̀ fún ọ. After Jesus has given his word to you. Ìdí o gbà á. Did you accept it? Bí o bá ń gba ọ̀rọ̀ Jésù. If you have accepted the word of Jesus. Tí o tẹ̀lé. E, you follow the word of Jesus. Mo ní o gba ọ̀rọ̀ Jésù. I say you accepted the word of Jesus. O sì tẹ̀lé e. You follow the word. A ó kò ríra rẹ. Then you shall be hated by the world. Kò ságbó tí o lè dá. There is no way that you can do it. Tí ìkórira ọ̀bá dìde sí ọ. If you had not got hatred. Ọ̀rọ̀ tí Jésù sọ o ò tí ì gbà. It means that what Jesus said you have not accepted it. Òun tó ló fi ọ̀rọ̀ rẹ̀ fún ọ. It is true that his word has been given to you. Ṣùgbọ́n o ò tí ì gba ọ̀rọ̀ náà. But you have not accepted the word. Nígbà tí o bá gba ọ̀rọ̀ náà ní kíkún. And when you accept the word fully. Tí o bá ti gbà ní kíkún. When you accept the word fully. A ó kórìíra rẹ. Then the world shall hate you. Ìwé mímọ́ ló wí It is the scripture that confirms this. Bàbá Joseph fẹ́ràn rẹ̀. The father of Joseph loved him. Bàbá Joseph fẹ́ràn rẹ̀ ju àwọn tó kù. The father of Joseph loved him more than the other brothers. Nítorí Joseph kórìíra ìwà búburú. Because Joseph ate evil things. Nígbà bẹ́ẹ̀, ó ń sọ ìbúburú wọn bí ọṣẹ pa màlúù jẹ bí ẹ ti àkànpin yàlàyàlà sá tí a bá dẹ̀ délé àyàràkọ ló pa òun ló ṣe dé gbogbo rédèrèdè yìí ni wọ́n ṣe ṣùgbọ́n inú Joseph ò sí bàbá rẹ̀ wá fẹ́rẹ̀ ju àwọn ènìyàn wọ̀nyí lọ wọ́n sì kórìíra rẹ̀. And Joseph's brothers they continue to do evil and when this evil were revealed to Joseph he continued to tell the father Sometimes they will just kill the cow, they slaughter the cow and eat it as they want, and then they report it to the father that it's a wild beast that have devoured the cow. These were the, all the things that they were doing and Joseph continued to serve the father and because of this the father loved Joseph so much. Nígbà tí ìkórira bá bẹ̀rẹ̀ nínú ayé rẹ. When it started in your life. Àṣeyọrí rẹ bẹ̀rẹ̀. Then your success has started. Ẹ ẹ̀kọ́ lórí ohun tí ẹ ń gbọ́ I want you to learn a great lesson from what you are hearing today. Mo tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí. And I continue with this message. Ẹ jẹ́ lọ sínú ìwé Genesis kan náà. Let's go to the book of Genesis again. Orí ìkẹtàdínlọ́gbọ̀n. The same chapter thirty seven. Orí ìkẹtàdínlọ́gbọ̀n. twenty seven. Ẹsẹ̀ ogójì ó lé kan. Verse forty one. Esau sì kórìíra Jákọ́bù. Esau kórìíra Jákọ́bù. Nítorí ìrètí bàbá rẹ̀ sún fún. Torí bàbá rẹ̀ fi súre fún náà. Esau sì nílé ọkọ rẹ̀ pé. Esau wá wí nínú ọkọ rẹ̀ pé bàbá mi súnmọ́ etí ló. ó kù díẹ̀ tí bàbá mi yóò kú. nígbà náà lèmi ó pa jákọ́. pípa ni màá bá ta ọkùnrin yìí torí àti súre fún. and esau hated jacob because of the blessing wherewith his father blessed him and esau said in his heart the days of mourning for my father are at hand then will i slay my brother jacob. ó pẹ́ tí ọ̀rọ̀ burúkú ti wọnú ayé. it has been a long time that evil things have started in the world tí ọmọ bàbá àti ọmọ ìyá ti múra láti pa ara wọn. the brothers are ready to fight uh, themselves and kill themselves. lórí ohun tí a ń pè ní ìlara. on what is called envy and jealousy. a ti súre fún jacob náà. jacob had been blessed. eléyìí ò láwàáwí. and this one does not need any argument. Isa wa ronú wípé. And Isa thought within himself. Ọ̀nà wo ni ìrètí asúnmú Jacob yóò gbàṣẹ? How is it possible for the blessing that Jacob had just received to be fulfilled in his life? Isa ronú bí ènìyàn. And Esau was thinking as man. Ó ti wá dàbí ẹni wípé ó di aláìgbọ́n níwájú Ọlọ́run. And because of this he was foolish in the presence of God. Ó lè pa ọmọ ìyá òun ní ojú bàbá And he said that he was not going to kill his brother while his father was still alive. Ó wò sì lè pa ọmọ ìyá òun ní ojú ìyá ẹ̀. and he was not going to kill the brother while the mother was still alive. àwọn wọ̀nyí ń darúgbó ni wọ́n wá fi yà sí. and that these parents they will soon get old and they will soon die. ibi tí ìrètí ọ̀ṣunbù yóò ti ṣe àwọn máa wò. and where that blessing I receive will be fulfilled in his life that he will be keeping a watch. èrò ènìyàn ni èyí. that was the thought of man. Èrò ẹ̀dá ni èyí. And that was the part of our creator. Ẹ gbọ́ ẹ̀yin ènìyàn. Listen now you people. Ẹ yá mi ní etí ilé. I want you to lend me your ears. Mo ní ọ̀rọ̀ sọ lórí ọ̀rọ̀ yìí. I have things to say concerning this message. Ọ̀rọ̀ ìkórira ni mo sọ. Concerning hatred is what I'm talking about today. Ẹ sáré lọ sínú ìwé Genesis. Let us go quickly to the book of Genesis. Orí àádọ́ta ó dín Genesis chapter forty-nine. Ẹsẹ̀ ogún ó lé mẹ́ta àti ogún ó lé mẹ́rin. Twenty and twenty-four. Àwọn tafàtafà tafa ẹ̀dá alààyè tafàtafà àwọn arákùnrin rẹ àwọn ọmọ ìyá rẹ àwọn ènìyàn rẹ. your blood relations. àwọn alábàáṣiṣẹ́ rẹ. and also your maids as well. àwọn tafàtafà bá nínú jẹ́ púpọ̀. the eyes ti tafa sí i. wọ́n tafa sí i. wọ́n sì kórìíra rẹ̀. wọ́n kórìíra rẹ̀. ṣùgbọ́n ara rẹ̀ jẹ́ kó ní ẹgbẹ́ ọrùn ọrùn rẹ̀ ọrùn rẹ̀ ó jókòó ní agbára. a sì mú apá ọwọ́ rẹ̀ lára lé. a mú apá ọwọ́ rẹ̀ lára lé. láti ọwọ́ ẹlẹ́gbẹ̀rẹ̀ Jákọ́bù. ó oh, yẹ. láti bẹ̀rẹ̀ olùṣọ́ àgùntàn òkúta Ísírẹ́lì. ògbóni fún Ọlọ́run lókè hallelujah the actors are solid breathe Yes. And shot at him mm-hmm. and entered in. Uh-huh. But his bow abode in strength. Yes. And the arms of his hands were made strong by yes. the hands of the mighty God of Jacob. Yes. From thence is the shepherd, the stone of Israel. Mo fẹ́ Everybody. Hallelujah. Yes. Hallelujah. Yes. Hallelujah. Ìwọ bá. rírà rẹ bẹ̀rẹ̀. and yet let your hatred start. Ìwọ jókòó sínú Ọlọ́run Jákọ́bù. You see to the God of Jacob. Jẹ́ kí ìkórìíra rẹ bẹ̀rẹ̀. And let your hatred start. Hmm. Ìwọ sinmi nínú Ọlọ́run Jákọ́bù. You be having your, your faith in God of Jacob. Dúró nínú òtítọ́. And stand in truth kórìíra ìwà búburú. and you don't hate all evil things. a ó ta ọ ní and the bow shall be shot at you. Offer you yóò padà sọ́dọ̀ àwọn tó bá. and this very arrow shall go back to the people that shot at you. ọrùn rẹ yóò not alágbára. and your bow shall become a powerful one. ọlọ́run jacob yóò tù ọ́ nínú. and the God of Jacob is going to comfort you. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. God is the highest. torí náà ẹ̀yin therefore all you people. a ní ẹ̀kọ́ kọ́ blessing to learn from this thing. Mo ní ọ̀rọ̀ sọ. I have a lot of things to say. Ẹ̀mí mímọ́ yóò fún mi ní ohun. And the Holy Spirit is going to give me the voice. Nígbà tí àwọn ètò wọ̀nyí yóò bá fi parí. And when this program will have kept an end. Ayé rẹ yóò yí padà. And your life is going to change for good. Ìgbà rẹ yóò di ọ̀tun. And your life shall become new. Ó di alágbára nínú ẹ̀mí. And you shall become powerful spiritually. A ó fi orí rẹ sókè lẹ́ẹ̀kan sí. And you shall be elevated once again praise. jẹ́ olóòótọ́. be truthful. máa retí ìkórira. and be expecting hatred. ó sì borí. and you shall prevail. ẹ jẹ́ àgbàdo. let us pray. ní orúkọ jésù. amen. ní orúkọ jésù. amen. mo ní ní orúkọ jésù. amen. adúpẹ́ ní ọwọ́ rẹ nítorí o ṣí etí iná wa. adúpẹ́ ní ọwọ́ rẹ nítorí o là wá ní iyì ọkàn. àwa gbà pé oní àjò bá wa rìn nínú ọdún yìí ọlọ́run ìyanu gbàgbàgbọ́ báyìí náà. mo ti sọ olùwàjú oyè wọn. abẹ̀rẹ̀ rẹ olùwàjú oyè wọn. nípasẹ̀ èyí tí a dọ́wọ́ lẹ́yìn kí orílẹ̀-èdè yìí kí ó là. kí ayé ẹnìkọ̀ọ̀kan di ọ̀tun. kí ìṣẹ̀lẹ̀ sí rere ṣẹlẹ̀. gbogbo àwọn tí a ti bà nínú jẹ́ kí o fi ayọ̀ kún ọkàn wọn. gbogbo àwọn tí ayé ti pa lẹ́kún tí ìrètí ti tán nínú ayé wọn olúwa mú wọn bú sẹ́rìn olúwa ṣe bẹ́ẹ̀ túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ jésù kristu olúwa wa orí ọ̀fẹ́ bàbá tí ọba àti ọba ó wà pẹ̀lú ẹ̀dá wa láé àti láéláé. àmín àmín lórúkọ jésù. hallelujah hallelujah hallelujah hallelujah.